إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه نعم أدبكم آه الله سبحانه وتعالى سيوسي نعم se ní kójọpọ̀ láti wá ìmọ̀láàrin ara wa láti sẹ́ra láǹfàní nípa ìgbésí ayé àti intonese pẹ̀lú ìtàn ẹni tí a ń tẹ̀lé ẹni tí ó gbọdọ̀ jẹ́kùn náà nífẹ̀ẹ́ jùlọ sanabi wa muhammad so ní ìjẹjọ tá bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn mọ̀kọ̀dímát kọ̀ọ̀kan àti àwọn madkhal kọ̀ọ̀kan tó ṣe pàtàkì nípa ìmọ̀ síra so orí ẹ̀rẹ́ láti continue àwọn mọ̀kọ̀dímát kọ̀ọ̀kan yìí ṣe pàtàkì tamma síwájú ká tó bẹ̀rẹ̀ sí ń kà tí ó mọ̀ fún wa ní àgbọ́yé rẹ̀ tí ó sì máa jẹ́ ìpìlẹ̀ fún wa nípa ìmọ̀ síra generally so ní ìjẹjọ ibi tá ti dé òun náà a ń sálàyé túrùkù àwọn olùmọ̀ fún wa nípa bó ni wọ́n sì ma ń gba àwọn nǹkan tó bá wọ́n pa síra àti bó ni wọ́n sì máa ń tààmàlà pẹ̀lú àwọn gangan so a ti sọ ojú ọ̀nà àwọn olùmọ̀ fún wa ní so bákan náà sọ ojú ọ̀nà àwọn ẹni náà so ní pé àwọn káwọn máa takó gbogbo nǹkan tó bá ti jẹ́ àwọn látara pé wọ́n fẹ́lẹ̀ wọ́n fi ń tẹ̀lé àwọn mustashiriki wọ́n fi ń tẹ̀lé àwọn orientalist so àwọn tí wọ́n tí wọ́n àwọn kùfà tó ma ń kọ́npa islam so nínú àwọn gásánsì kọ́npa jù òun náà ni síra nabi sallallahu alaihi wasallam so yàmọ́rọ̀ wà kẹfù gan ìgbà so n tí ó fi wá mú àwò nìyẹn kí láwọn oríṣiríṣi àwọn ọ̀ràn mu'allafat so oríṣiríṣi ọ̀nà àbí oríṣìíṣìí tíra ni ó máa ń kó àwọn in tó ní ṣe pẹ̀lú síra annabi sallallahu alaihi sínú so nínú àwọn èyí tó kọ́kọ́ gbajúmọ̀jù òun náà ni àwọn kútùbùl maghazi so àwọn tíra maghazi so gẹ́gẹ́ bí maghazi ibn ishaq so àti maghazi al-waqidi so eléyìí ni àwọn nínú àwọn àwárí àwọn tíra tí wọ́n kọ nípa síra so nínú àwọn tíra alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ nípa síra mọ́ sọ fún wa pé maghazi ní kíni òun jẹ́ mọ́ ghazwa so òun lẹ́wà akhas ju síra lọ torí pé òun sọ nípa àwọn ogun annabi sallallahu alaihi wasallam ni kódà ó tún wà akhas gan ju gbogbo àwọn ogun tó ṣẹlẹ̀ lẹ́yìn annabi so jam'u lẹ́wọ̀n ni òun saraya so ghazwa

ayin tó jọmọ́ síra so wọn ni wípé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àwọn náà wọ́n máa ń so gẹ́bà sí rí so nínú àwọn tó bá tó wá jẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n ní ìtìmán pẹ̀lú ìmọ̀ yìí òun náà ni abani ibn usman àti urwa so wọ́n ni wọ́n kọ̀ọ̀kan nípa síra nabi sallallahu alaihi wasallam so bákan náà alimamu zuhri so alimamu zuhuri wọ́n gbà látọ̀dọ̀ àwọn sahaba tó pọ̀ gẹ̀ so àwọn náà dẹ̀ ní àwọn nǹkan tí wọ́n kójọpọ̀ níbi sírọ̀ so bákan náà tíra musa ibn uqba so musa ibn uqba tíra yìí òun ni ó jẹ́ asùlù gan fún maghazi ti ibn ishaq so tíra yìí gan àwọn afá ní ala qillatiha ẹjẹ́ nǹkan ọ̀rọ̀ alimamu shafi'i fún wa so alimamu shafi'i sọ pé laysa fil maghazi asahhu àbí asahhu min kitabi Musa ibn Aqba ma'a sigharihi so kò sí níbi àwọn kankan pọ̀ nípa maghazi o tíra tó lálàáfíà tó tíra Musa ibn Aqba ma'a sigharihi gẹ́gẹ́ bó sì ṣe gbó tó kéré wa khuluwihi min akthari ma yudhkar fi kutubi ghayrihi gẹ́bó sì ṣe kéré kúrà kò tún ní nínú àwọn nǹkan mí tó wà nínú àwọn tíra ẹlòmí so alimani bin ma'in ó ní kitabu musa bin akuba musa bin akuba yìí a ní zuhuri so wọ́n náà ń gbà látọ̀dọ̀ zuhuri ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó náà kó sínú maghazi rẹ̀ àwọn nǹkan gbà látọ̀dọ̀ alimamu zuhuri so ó ní min asọ́hì hadhihi al-kutub nínú àwọn tíra tó lálàáfíà jùnú àwọn tíra yìí tíra musa ibn akuba jẹ́ mẹ́sí sọ òun náà ni aslu fún ibn ishaq ẹ̀sìn mọ̀ pé ibn hisham òun làkọ́sọ̀ tíra ibn ishaq so àbí kánàsọ̀ pé làkọ́sọ̀ kásọ̀ pé ó ṣe tàhdìbù rẹ̀ so tó gbé ìyàtọ̀ wà láàrin kíyàn ṣe tẹ̀lẹ̀kìsì kíyàn ṣe tàhdìbù kẹ so tíyàn bá ṣe tàhdìbù kẹ so ó tún lè yóò tún fa àwọn kẹkẹ kún

so to fi hàn pé a níbi pé yàn ṣe ìtìzámọ̀ sí ṣàgẹ̀ kódà kí nǹkan ò bá kéré ó wà afdol ó so bákan náà nínú àwọn tó tún kọ́ so àwọn èèyàn pọ̀ gẹ́ tí wọ́n kọ́ so ni Muhammad ibn Ishaq so òun náà sì ni àwọn àfáà máa ń gbà pé òun ni imamu àwọn tán so lẹ́yìn náà ibn Hisham òun wá sí so ibn hisham ó ṣe ikhtisara àti tahdhib rẹ̀ so sira ibn hisham yẹn ló wá gbajúmọ̀ táwọn yẹn máa ń kà so gẹ́gẹ́ bó ti ẹ̀sẹ̀ pé muhammad ibn ishaq yẹn yẹba ti sọ fún wa pé akẹ́rọ ibn taymiyyah fún wa lánàá muhammad ibn ishaq gan òun náà rumiya bi tadlis so wọ́n fẹ́ so tadlis kan so hatta ibn hisham gangan náà fún ààrẹ so bákanáà nínú àwọn tíra síra òun ni ah, tíra ti al-waqidi so al-Waqidi òun náà kọ nípa síọ́rọ̀ so bákan náà ibn sayyidin nas ní àwọn tíra tó gbajúmọ̀ so àti àwọn àwáyìlì tíra so wọ́n náà ni tíra ibn sayyidin nas tíra magọ́sínà so tíra magọ́sínà lèrè so nínú àwọn tíra tó kọ́kọ́ jálá kọ́kọ́ òun ni àwọn ìtọ́ mọ́ ń pè ní magọ́sí so lẹ́yìn náà àwọn síọ́rọ̀ àsíọ́rọ̀ nabawiyya so ẹlẹ́kejì àti bọ́sẹ̀ ẹlẹ́kejì báyìí so kútùbùl magọ́sí lẹ́yìnà kútùbù àṣírọ̀ uh, nàbàwíyà so àwọn ilé yóò sì pọ̀ so in bẹnu rẹ̀ mọ̀tàsọ̀rọ̀t in bẹnu rẹ̀ uh, mọ̀tọ̀wàdát àbáwọn mọ̀sùwàt so àwọn mọ̀tàsọ̀rọ̀t wà àwọn mọ̀sùwàt wà so gẹ́bí sírọ̀ àníwà mọ̀sùwà ní gẹ́bí sírọ̀ ibn hisham so sírọ̀ ibn hisham so sírọ̀ uh, ibn kathir so gẹ́gbù jẹ́ pé ibn kathir yíò sírọ̀ ibn kathir yẹn nínú albidaya wa ní ti mú so albidaya wa nihaya àwọn afá sí máa ń praise ẹ̀ gan nínú àwọn tíra sírọ̀ tó dá gan tí lè padà sí so sheikh albani àwọn adẹ́ ní àwọn àtàkẹ́kọ́tù lórí so àwọn kútùbù sírọ̀ ó pọ̀ gan nínú àwọn mukhtasarat àwọn tíra kékèké nínú ẹ̀dá lélẹ́yìn náà so mukhtasar sírọ̀ nabi sallallahu alaihi wasallam so àti àwọn mọ̀tọ̀wà àwọn gẹ́bí sírọ̀ ti ti az-Zahabi náà so ohun látara sírọ̀ alamin nubala so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kútùbù sírọ̀ ó pọ̀ gan la yu'addu wa la yuhsar kódà àwọn olùmọ̀ wọ́n ní àti náà gan fún ìdójọmá sírọ̀ kò fẹ́ sólùmọ̀ tẹ́ẹ̀rí àyàfi kó fẹ́ ní ta'alifu kan nípa sírọ̀ so al-Imam Ibn al ni ibn rajab ni ibn kathir ni so ẹ̀tún wọn náà al-hafiz al-maqdisi ni so àwọn olùmọ́ ní ìhtimamu tó pọ̀ gẹ́ fọ́rọ̀ sí ọ̀rọ̀ so torí pé bóòlù sọ pé onífẹ́ annabi sallallahu alaihi wasallam ó sì magagan pa ìgbésí ayé annabi so sì sọ pé onífẹ́ rẹ̀ so ronaldo tó onífẹ́ so so o ma gbogbo nǹkan ẹlòmí ilé sọ eye yàrá tí ń bẹ nínú ilé ronaldo so eye yàrá yàrá mélòó ní ilé annabi sallallahu alaihi wasallam ni sẹ́wọ̀n kẹfà ẹ̀ pẹ̀lú míì ma yàrá tí ń bẹ́ńlẹ̀ Ronaldo so a asaru ìfẹ́ tó ní sí Ronaldo nìyẹn gbogbo nǹkan gbé sí ayé rẹ̀ ni ó tàbá eye size rẹ̀ ma so kò wá fọ́sù kí àwọn claim pé onífẹ́ àníbi òsì mọ̀ kẹ́kẹ́ ń pa sí ọ̀rọ̀ rẹ̀ àbí tí wọ́n gẹ́mà ó so ilé ìjẹ́bù sí so bákanáà nínú àwọn tíra tí ó ń pa eléyìí wá àkọ́s òun ni àwọn nǹkan tó ní ṣe òun àwọn tíra àṣàmáìl so àwọn àṣàmáìl àwọn àṣàmáìl òun sọ̀rọ̀ nípa kìsọ́lá nabi sallallahu alaihi wasallam so àti àwọn nǹkan tó jọmọ́ tọ̀báyà rẹ̀ bọ́lọ̀ bá ṣe dá bó ṣe ga sí irùngbọ̀n rẹ̀ so ní pé kẹsàlẹ́hà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní pé ó kéé bójú annabi sallallahu alaihi wasallam so eléyìí náà nínú àwọn abala sírọ̀ so àwọn afásí kọ́nà nípa ní àwọn nǹkan tó pọ̀ ń parẹ̀ so nínú èyí tó gbajúmọ̀ jù òun náà ni ti alimamu tirmidhi so shama'il ashama'il al-muhammadiyya ti alimamu tirmidhi so alimamu bagawi àwọn náà ni tírà shama'il so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tírà mìíràn bákan náà nínú àwọn tírà tuntun wà nípa sírọ̀ ẹlẹ́kẹrin òun ad-dalail so àwọn tíra ad-dala'il so àwọn tíra yìí wọ́n kún ọjọ́ láti fi jẹ́ ìtọ́ka ní pé ok àwọn ẹ̀rí pé annabi sallallahu alaihi wasallam ní pé òjíṣẹ́ Ọlọ́run bá ní so àwọn tíra so tó wà pagá so so àwọn tíra ad-dala'il àbáwọn so ọdọ́ ìyàtọ̀ díẹ̀díẹ̀ fẹ́ wà ń so kìí ṣe gbogbo dàláìlì ní mọ̀jíza oye so bọ gbogbo mọ̀jíza ní kíni o ní dàláìlì òun ló tọ́ka sí pé annabi sallallahu alaihi wasallam so ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ so nínú àwọn nǹkan táwọn afá dákọ nínú dàláìlì annabi sallallahu alaihi wasallam bọ̀ yí tó gbajúmọ̀ jù náà ní sí alimamul bayhaqi so alimamul bayhaqi so bákanáà nínú àwọn tíra annabi sallallahu alaihi wasallam tíra tí wọ́n kọ́ ń pa so náà ni àwọn khasa'is tíra khasa'is so tíra khasa'is so yíò ọmọ kí wá ní yàtọ̀ láàrin dalail mu'jiza àti khasa'is so actually khasa'is òun lè kólà ó lè kó sínú gan àwọn nǹkan tó ṣe pé Ọlọ́run bá fi dá àwọn ànábì nìkan lẹ́sàn ó tún lè kó sínú gan àwọn nǹkan tó ṣe pé ọlọ́wọ́n bá fi dá al'umma yìí lẹ́sà àti annabi sallallahu alaihi wasallam náà ó sì tún lè kó sínú àwọn nǹkan tó ṣe pé annabi sallallahu alaihi wasallam nìkan ló wà fún so àwọn tí ó kàn sọ ìsúwà bẹ so nínú àwọn nǹkan tó ṣe pé bóyá àwọn annabi ọlọ́wọ́n bá nìkan ló wà fún ni so àbí nínú àwọn ètò sí pé gbogbo tó ṣe pé annabi sallallahu alaihi wasallam nìkan ló wà fún so alimọ́ ibn Hajar àwọn náà ní tíra kan nípa khasa'is so wọ́n ní tíra nípa khasa'is bákan náà nínú àwọn tíra tí ó ń sọ̀rọ̀ nípa síra wọn ni tíra àwọn fiqhu síra so àwọn fiqhu síra àwọn tíra síra tó ti gbé wọ́n rọ̀ tábà wọn ní tartibu àwọn abwabul fiqh so lọ́nà tí yíò fi máa gbọ́ ibi wà fíyàn gbọ́ fiqh yẹ bọ̀ síra náà ni so eléyìí náà ni tíra alimọ́ ibn Qayyim rahimahullahu ta'ala zadul ma'ad so uh, òun náà dẹ̀ ni Sheikh uh, Abdul-Ilah so Rifa'i òun ni wọ́n gba àwọn ọmọ ya yànjú àwọn tó láàbù yànjú ní pé kí ẹ máa padà sí gíà so nígbà tí èyàn wà ní jírísà tí èyàn ní jírísà so tí èyàn ké tíra igangan Mukhtasar Sirat Nabi sallallahu alaihi wasallam igangan so tíra tí wọ́n kódà àwọn gẹ́mọ̀ ń pọ̀ lẹ́ni tí wọ́n so àwọn olùmọ̀ wọn ò sí ẹ̀wọ̀n òpó tó máa ń yẹn tíra Zadul Ma'ad yìí gan so but uh, ojú ọ̀nà yìí ni wọ́n fi kọ́ bákan náà àwọn tíra wa àwọn ìtẹ́láwà tán kan pàṣẹ ọ̀rọ̀ tó ti pé àwọn nazmu ni wọ́n so nazmu ni wọ́n so gẹ́gẹ́ bí alfiya ti iraqi nípa síra so gẹ́gẹ́ bí eh, al-iraqi sí ní eh, alfiya nípa hadith ó ní alfiya nípa síra náà so gẹ́gẹ́ bó sí ní eh, alfiya nípa hadith ó ní alfiya nípa síra náà so al-allamatu al-munawi so àwọn ilmanawi àwọn ni wọ́n ṣe sharhu rẹ̀ so ilmanawi rẹ̀ fún wọn sọ pé ọkọ ọmọ wọn ni so síhìrù rẹ̀ ni so síhìrù al-Iraqi so kíyàn fọmọ yàn kíyàn fi lọ́kọ níbi tó dáa so wọ́n ni so bákanáà nínú àwọn tíra tí síyọ́rọ̀ tí ma ń jẹyọ wọn ni àwọn kutubul buldan àwọn tíra buldan àtàwọn tàríkì gẹ́gẹ́ bí tàríkì ti àtọ́bárí so abala tó pọ̀ ń bẹ̀gẹ̀ nípa síra nabi sallallahu alaihi wasallam bákan náà tàríkù damask so tàríkù damask tàríkù baghdad so àwọn tíra àwọn tíra tó pọ̀ bẹ́ẹ̀ àwọn tíra buldan àti àwọn tíra tàríkù náà síra wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ so tàríkù damask mo ti ṣọ́ dada so bákan náà àwọn kútùbù rijal so àtàwọn tarajim so àwọn kútùbù rijal àtàwọn tarajim so àwọn ilé iná síra ma wà bẹ̀ so síra ma wà bẹ̀ so àwọn kúrùbù tọbakọ́tì náà tọbakọ́tì tó gbajúmọ̀ tí Ibn Sa'ad so uh, kìrìkọ̀ rẹ̀ sírọ̀ náà wọ́n bẹ̀ so tọbakọ́tì tí Ibn Sa'ad so bákan náà àwọn kúrùbù adab so àwọn tíra adab so àwọn tíra literature so àwọn ìtòjọmọ́ sírọ̀ náà wọ́n bẹ̀ ọ̀dọ́ àwọn eléyìí àwọn kílòkọ rẹ̀ àwọn in tó lè kó báyàn pọ̀ mẹ́rin so nínú eh, àtàwọn in tí ò nílẹ̀ ara so àwọn orísìírísìí àwọn nǹkan tó sì pọ̀ gan ó sáwọ ẹ̀sìn àwọn èèyàn lára ló àwọn sírọ̀ báyìí so yíò ma sí tàhárí tó wà tó lálàáfíà gan so yíò ma sí tàhárí nǹkan tó wà lálàáfíà gan tíra kan wà tí mo ti gbọ́lẹ́nu àwọn àfá méjì tí wọ́n yí tíra yìí gan mo tún wá gbọ́lẹ́nu àfá kan bí ẹni ẹ ti jẹ́ so wọ́n mọ́ ń pẹ ni ẹni ọ́dà pé bùsáàbà ní mọ́ ń pẹ àfá yìí so bu shahba so asiratu nabawiyya fi dawi al-qur'ani wa sunnah so ni àwọn wọ́n sọ pé àfáà mi sọ̀rọ̀ ni ẹ̀kan náà àfáà sọ pé láyé ìgbà yẹn so nígbà láyé rédíò pé àfáàyà àwọn máa ń gbọ́ tó máa ń dìfẹ́ndì súnnà gá so ní pé nígbà táwọn wá rí tíra yìí lọ́jọ́ pé ah inú àwọn dùn gá so àwọn ó fẹ́ jẹ́ nínú àwọn tó so but nínú àwọn tíra mu'asir so nínú tí yà lè ṣàǹfàní bẹ̀ so àtàwọn tíra bẹ́ẹ̀bẹ̀ nínú tíra so eré ìjẹ́ nínú àwọn mu'allafa tí wọ́n kọ́ ń pa síra so ká wo pàtàkì síra gangan fúra rẹ̀ so ká wo ahmiya so nínú àwọn kan tí ó ẹjìn ká ọ̀rọ̀ alimọ́ ibn kathir rahimahullahu ta'ala fún nínú albidaya wa nihaya alimọ́ ibn kathir rahimahullahu ta'ala sọ pé wa hadha alfannu abala mayo in tó jọmọ́ sí rọ̀ yìí mimma yanbaghi li'tina'u bihi nínú nǹkan tí yàn gbọ́dọ̀ fún ní importance yàn wa li'tibaru bi amrihi àti wani kama rawahu muhammad ibn umar alwaqidi gẹ́gẹ́ bí muhammad ibn umar alwaqidi a sọ fún akún nínú àwọn tọ́kọ̀kọ̀kan pasiran maghazi ti alwaqidi so gba wá látọ̀dọ̀ an abdullahi ibn umar ibn ali an abihi so a oni sami'tu ali ibn al-husayn so zainu al-abidin ne so ali ibn al-husayn ibn ali yaqul tún sọ pé kunna نعلم so kunna nu'allamu maghazi an-nabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n máa ń kọ́ wa ní àwọn itaya nabi sallallahu alayhi wa sallam kama nu'allamu je ma ń kọ́ wa as-surata min al-qur'an je ma ń kọ́ wa ní sura min al so ali ibn al-husayn ló sere Imam al-Kathir gbà wá nínú kúnná nùhálàm wọ́n ma ń kọ́wà magọ́síyà nàbí sallallahu alaihi wasallam àwọn tó jọmọ́ ìgbésí ayé nàbí sallallahu alaihi wasallam so kama nùhálàm gẹ́bá sí ma ń kọ́wà ní súrọ̀ta min al-Qur'an àwọn súrọ̀ nínú Qur'an so àwọn súrọ̀ nínú al-Qur'an Ibn Kathir tẹ̀síwájú ó ní qala sami'tu ammi az-zuhri yaqul olóhun gbọ́ ọ́n kú ohun az-zuhri tó ń sọ pé ó ní fi ilmi al-maghazi ilmu al-akhirati wa dunya níbi ìmá sírọ̀ ìmá ìgbéǹde àti ìmá ayé yíwa nù rẹ̀ so az-zuhri ó sọ pé fi ilmi al-maghazi ilmu al-akhirati wa so níbi ìmá ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam asọ́fà pé wọ́n ṣe ìtọ́láàkù magọ́sí lórí gbogbo sírọ̀ náà gbàmí so ìmá ìgbéǹdẹ̀ àti ìmá ayé so a ilé ìjẹ́ bó sì jẹ́ so bákanáà nínú àwọn nǹkan tí wọ́n gbà wá so wọ́n náà ni gbólóhùn Ismail so ilé ìwọ̀n aljami àti Khatib al-Baghdadi Ismail ibn Muhammad ibn Sa'd ibn Abi Waqqas tafi Sa'd ibn Abi Waqqas wani so Ismail òun wọ́n sọ pé ó wá ní káàna abi ó fi mọ̀ pé Muhammad ibn Sa'd ibn Abi Waqqas ó ní káàna abi ó ní bàbá òun yu'allimuna maghaziya rasulillahi sallallahu alaihi wasallam ó máa ń kọ́ àwọn ní ìgbésí ayé òjíṣẹ́ heritage ma'afiru ni heritage ẹgbẹ́ heritage ni pé àwọn nǹkan tí heritage nǹkan so ya bù náà yà àwọn ma'afiru awon baba yìí lélẹ̀ fala tudayyi'u dhikraha ẹmọ́ra ìmọ̀rántí rẹ̀ àti ìmọ̀ dákọ̀ rẹ̀ ẹmọ́ra lari o so ẹmọ́ra lari so al-Imam Sufyan ibn Uyayna eléyìnwà nù al-Jami' so ó sọ pé inna rasulallahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá huwa al-mizanul akbar òun ni òsùnwọ̀n tó ga jùlọ fa alayhi tu'radu al-ashiya orí anabi sallallahu alaihi wasallam láma dá alamari lọ padà sí ala khulqihi wa siratihi lórí ìwà rẹ̀ àti lórí ìgbésí ayé rẹ̀ wa hadihi àti ìlànà rẹ̀ fama wafaqaha fa huwa al in tó bá bá mú olódodo wa ma khalafaha fa huwa al-batil in tí ó bá ya parẹ̀ òun ni ànà so gbogbo lè a ó fi yé wa pàtàkì tí àwọn salaf tí wọ́n fi mú síra annabi sallallahu alaihi so a nínú àwọn àǹfàní tí wọ́n mọ̀rí nínú síra aláwọ̀kọ́ òun náà ni wípé at-tayaqqunu rasulullahi haqqan wa sidqan so àtàyàkùnù èyàn wà lórí sátẹ́ntì ní pé ah òjíṣẹ́ Ọlọ́run bá ní haqqan lódodo so àtàyàkùnù annahu rasulullahi haqqan èyàn ma rí lódodo èyàn wà lórí sátẹ́ntì pé ah òjíṣẹ́ Ọlọ́run bá ní lódodo so a sì mọ̀ pé ìgbà ní òjíṣẹ́ Ọlọ́run bá ìníyàkí ni pé annabi so nínú abala imani ló wà so yí tí ó jẹ́ káwà àti ìrù rẹ̀ ah, òun náà ṣe kíni so òun náà ṣe pàtàkì nìyẹn so òun náà ṣe pàtàkì gan nìyẹn so alwasa'il laha hukmul maqasid so àtàyẹ́kúnnù annahu rasulullahi haqqan so yóò lè máa rí pé òjíṣẹ́ Ọlọ́run bá ní lódodo èyí ò rí pé ẹni yìí òjíṣẹ́ Ọlọ́run bá ní lódodo so ní kó tó bá ka ìtàn rẹ̀ tán wá sọ fún kódà gẹ́gẹ́ bí àwọn mustashriqin ṣe ń ṣe ní pé ẹnìkan wà láyé annabi ń gbà kìníkan amir ibn kìníkan ló kọ rẹ̀ òun ti ka àwọn tíra àwọn yahudi tẹ́lẹ̀ ó ti mọ́ wọ́n wà máa mú àwọn jagbajagba wá kí ni mo pé jagbajagba so ní pé bóyá annabi jẹ́ wá pàdé rẹ̀ bẹ́ẹ̀ ó ní ó ní kọ̀rọ̀ kan tí annabi ti lọ máa ń pàdé rẹ̀ gbogbo ilé lẹ́mọ̀ rí nínú àwọn tíra àwọn ẹni ànù so perhaps muhammad took from him so ní pé so ó wá ok ó wá mú ẹni tí ò mọ́kọ mọ́ká ó wá mú dé lẹ́bù pé ó wá tún wá hun Kùránì lẹ́nu wọn ni ẹun tún wá hun Kùránì ó tún wá dáa gan ẹ̀rí pé ẹni tí ò mọ́kọ mọ́ká bẹ́ẹ̀ ni ẹ̀hún ah, yóò chá búbọ̀ so yóò tún wá dictate ó wá dictate láàrin years yẹn láàrin 23 years yẹn so wọ́n di to ti wá kọ́ lọ́dọ̀ tọ̀hún tó kọ́ àwọn tíra síwájú so ẹ̀rí pé kò bá láàká yìí bọ̀ tó lọ́wọ́ bá sí máa ń dẹ́yẹ̀wò nìyẹn ẹni tí ò bá ní gbá tó jòdòdò yóò gbàǹkanù so tí ẹ bá ka ìtànẹ́bì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ṣe rí ni so ní pé ó kèkò mọ́kọ̀ ka annabi sallallahu òjíṣẹ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ so bákan náà nínú àǹfàní tí ó wà ń bẹ sí ọ̀rọ̀ òun náà ni pé èyí ó ma annabi ma'rifatu nabi sallallahu alaihi wasallam èyí ó lè ma annabi sallallahu alaihi wasallam so a sì mọ̀ pé nínú àwọn gini àwọn usulu lè fa idha qila lak usulu allati على الإنسان معرفتها معرفة العبد ربه ونبيه ودينه ونبيه سنين هو وصول ثلاثة في أبو لمن يقول أن يتفيد يعني وصول ثلاثة يكفي جمان تو جمان سيرا نبي سابير so okay you wama so ẹwọn so إما دوسي ṣe pàtàkì so إما دوسي ṣe pàtàkì so bákanáà nínú àwọn àǹfàní tó wà ń bí sí ọ̀ òun náà ni wípé yóò léyàn fún ní annabi sallallahu alaihi wasallam so yóò léyàn kún ní ìfẹ́ annabi sallallahu alaihi wasallam síra ó léyàn kún ní ìfẹ́ annabi sallallahu alaihi wasallam so a sì mọ̀ pé ìfẹ́ annabi sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in so yóò nífẹ́ annabi sallallahu alaihi wasallam so bákan náà nínú àwọn àǹfàní tí síra ní òun náà ni wípé èyàn ò fi ma àwọn asbabun nuzul àwọn àdí tí àyà fi sọ̀kalẹ̀ èyí pọ̀ gan nínú síra gan so yíò ma àwọn asbabun nuzul pé ó kè àyà yìí tó fi sọ̀kalẹ̀ ni àyà yìí Mẹ́kà ló sọ̀kalẹ̀ àyà yìí Mẹ́dínà ló sọ̀kalẹ̀ àti àwọn sábàbù wùrúdẹ̀ hadithi náà so yí tó ní ṣe pẹ̀lú nuzul Qur'an wọn pè ní asbabun nuzul yí tó ní ṣe pẹ̀lú hadith wọn pè ní asbabu asbabul wurud so pé títà nàbí fi sọ hadithi yìí so hadithi yìí kí ló tó fi sọ so kódà gẹ nínú àwọn àǹfààní tí sírò ó máa ń fúnyàn lábàlẹ̀ ilé òun náà pé sírò ó prepare yẹn láti lè ka àwọn tíra tó tóbi àwọn tíra mọ̀súnà tó rí pé ọ̀pọ̀lọpọ̀ hadithi tí wọ́n máa ti rí tẹ́lẹ̀ bóyá nasu hadithi níta nàbí kan sọ ni wọ́rí bọ̀ tó bá wá ní màánù tó dáa ga nípa sírò tí wọ́n mọ̀ pé ó kéyìn tí kì ní ìfi ní o in tó fi ṣẹlẹ̀ ní in tó fi ṣẹlẹ̀ tó bá ti wá mọ̀ pé in tó fi ṣẹlẹ̀ nìyẹn so tó bá wá fẹ́ ọjọ́ bóyá wá fẹ́ kásọ̀ yìí Bukhari àbí wọ́n kásọ̀ yìí so tí bá ń ká tó bá wá ń so wọ́n ti mọ̀ pé ókè yawma kìníkà tí wọ́n ń so gẹ́gẹ́ bí wọ́n sọ pé yawma so àbí àwọn bẹ́ẹ̀bẹ́ nínú àwọn nínú síọ̀rọ̀ tẹ́lú bí wọ́n wà tí wọ́n ká sọ ìlú kọ́rí ogun táwọn èèyàn máa ká nánu so kìí ṣe pé gbogbo àwọn èèyàn kà dáadáa but òun ní o pípẹ́ ara rẹ̀ fún bí ó ṣe máa ká kódà gẹ́ nínú àwọn tíra mìíràn nínú Fathul Bari so yóò sàǹfàní gẹ́ níbi pé kí èèyàn lè máa gbọ́ àwọn tíra mi yìí tó bá ṣe kí ni tó bá ní ìmàánì sí nínú síọ̀rọ̀ dáadáa bákan náà yóò àwọn àǹfàní tí èèyàn máa rí nínú síọ̀rọ̀ òun náà ni ma'rifatu tarikh èyàn ma ìtàn èyàn ma ìtàn èyàn ma tarikh kódà kíso kan wà mẹ́rẹ̀ Sheikh eh, Ali al-Hudhayfi wọ́n dákọ̀ ìrìn bèdòrò síra wọn so so kíso kan wà ń parí so eh, wọ́n eh, ni alimọ́ ibn Qayyim dákọ̀ rẹ̀ nínú al-Manar so ibn Jawzi dákọ̀ rẹ̀ nínú al so òun náà ni wípé Khatib al-Baghdadi láyé al-Khatib al-Baghdadi àwọn náà pé al-Hafiz so gbogbo àwọn tó bá wá lẹ́yìn Khatib al-Baghdadi gbogbo wọn eh, iyalun alayhi so al-Khatib al-Baghdadi al-Hafiz láyé wọn àwọn Yahudi fẹ́ parọ́ so wọ́n fẹ́ parọ́ pé àwọn Yahudi Khaybar so ní pé ah, ní pé Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n lọ so wọ́n kọ́dà wọ́n hun tíra lórí ẹ̀ nípa ẹni tó ti wà ń bẹ lójọ́ tán nígbà wọ́n tànẹ́bí tó kọ́ fáwọn pé àwọn ògbúdọ̀ nípa àwọn ti wà exempted àtàwọn àrọmọdọ́mọ àwọn ni Sa'd ibn Mu'ad àti Mu'awiya ibn Abi Sufyan ibn Mu'ad àti Mu'awiya ibn Abi Sufyan Sa'd eh, eh, ibn Mu'adh òun ti kú before Khaybar Mu'awiya ò tí gba Islamu before Khaybar sẹ́wọ̀n kẹ́ so kódà ó lè má jò kókẹ láti kọ́ yóò kàn wó bá ìrọ́lẹ̀lẹ́ ìkọ́dà bóyá ní tó mú lẹ́tà wá gan bóyá kàn kọ́ padà ó sì fún pé kó lọ so ma'arifa èyí ó fi mọ̀ tarikh so yóò padà sí ọ̀rọ̀ Imam Sufyan pé falamma sta'amala ruwatil kadhib ista'malna lahum at-tarikh so ní pé nígbàtá wọn tí wọ́n gba ìgbà wọn nígbàtá bẹ̀rẹ̀ sí ń lórọ́ àwọn ló kíni àwọn ló tarikh láti fi láti jọ́nà sí àdé tí ma tún láti gẹ́ ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ma ń jẹ́ átíkọ̀ àwọn èèyàn kí ni ẹ máa fi ah, so bákan náà nínú àwọn àǹfàní tó wà ń bí síra èyàn ma an-nasikh wal mansukh so èyàn ma nasikh àti mansukh so èyàn ma nasikh àti mansukh so èyàn ma pé á ah, nígbàtí èyàn kọ́kọ́ sọ̀kalẹ̀ nígbàtí annabi wa Makkah nígbàtí annabi ṣe Isra so àti Mi'raj so ní pé méjì méjì ni àwọn sahaba kọ́kọ́ kinu lanabi nanki zuhur asr àti ìṣà méjì méjì wọn kọ̀wọ́ kí gbogbo ẹ̀ maghrib nìkan lòun wà mẹ́ta bó ṣe wà so àti fajr so ìgbà tí wọ́n wá ṣe hijira lọ sí Madina so fanusikha so awa fanusikha lil muqim fẹ́ni wà ń so tí ó travel so èyàn ma nasikha àti mansukh níbi so níbi àwọn àǹfàní tó wà níbi síra lè ní bákan náà nínú àwọn àǹfàní tó wà níbi síra òun náà ni èyàn ma ma'rifatu istilahati asri nabi ma'rifatu silahati asri nabi èyàn ma àwọn gbólóhùn tó ma ń lò yálàyà nabi sallallahu alaihi wasallam àti bá sí ma ń lò ma eléyìí dẹ̀ ṣe pàtàkì gan kódà alimọ́ ibn al-Qayyim ma emphasize gan níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn pé aslu dalal ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí lélẹ̀ aslu dalal ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí lélẹ̀ pé ní pé òun wà lọ gbé ọ̀tọ̀ ní bá sí ń lo gbólóhùn yálàyà nabi sallallahu alaihi wasallam òun wà lọ gbé e sí báwọn fuqaha sí ń lò láyé ìgbà tiẹ̀ àmì sọ pé fàhásọ́lá bí i bọ̀láàlàn kẹfìrọ̀ ní pé látara pé yíò ma bá ń sí lo gbólóhùn karáyà nẹ́bí sàrọ̀látàrin ọ̀pọ̀lọpọ̀ dọ̀láàlù sẹ̀rẹ̀ gan látara rẹ̀ so gbólóhùn nasikh wal mansukh ta sọ gan so táwọn wọn sálàfù bá sọ gbólóhùn nasikh àti mansukh bí ìgbà pé gbogbo mabáhìsì usulul fiqh làwọn kó sábẹ̀rẹ̀ ناسخ àti mansukh ara wọ́n máa ń lò fún al-mutlaq wal-muqayyad al-aam wal-khaas wọ́n máa ń lò fún oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ so yóò máa lè máa àwọn ìsìláhátà yà nẹ́bí sallallahu alaihi wasallam pé ókè nǹkan báyìí èyí ó ma àwọn oríṣiríṣi àwọn àyè so bákan náà nínú àwọn àǹfàní tí èyí ó rí nínú ìṣẹ́rọ nẹ́bí sallallahu alaihi wasallam èyí ó ma ìtàn wa Lárúbáwá ma'rifatu tarikh al-arab èyí ó ma ìtàn wa Lárúbáwá so pàápàá jùlọ èyí tó sáǹfà nínú rẹ̀ so èyí tó sáǹfà nínú rẹ̀ yóò mọ̀ ìtàwọn alábáwọ́ pé ókè ibi tán ti wá ní bó ṣe jẹ́ ní so gbogbo àwọn eléyìí ló ma ń síwájú àṣírọ̀ ayé Ànábì sallallahu alaihi wasallam bákan náà nínú àwọn àǹfààní tó wà níbi síra Ànábì so àwọn tẹ́rbíyà annabawiyya so fún ẹni tó bá ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run Ọba àti fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí so tẹ́rbíyà annabawiyya lil-du'ati wa lil-muslimin so èyàn lè mọ̀ pé ókè bá nẹ́bí ṣe ní sùúrù ní ìgbà tó wọn Mákkà ní ókè bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ṣe wọ́n tún sí so mùsùlùmí náà lè ní sùúrù pé à ah, báwọn sàhábà so èyàn ni tẹ́rbíyà so lid-du'ati wa lil-muslimin so kò jẹ́ bó ṣe jẹ́ lábala àǹfàní tó wà ń bí síọ̀rọ̀ báyìí so àǹfàní ìpọ̀ gan bọ̀ tí kákan kagbàtí tó pẹ̀lú àwọn yẹn so ẹkà jẹ́ kí n parí pẹ̀lú ọ̀rọ̀ nípa àǹfàní síọ̀rọ̀ ẹjẹ́ ká parí pẹ̀lú ọ̀rọ̀ al-Imam Ibn al-Qayyim tí wọ́n sọ nínú Zadul Ma'ad so mujallad aláwọ̀kọ́ page 68 so al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala sọ pé wa min ha'una wọ́n ní níbi báyìí ta'lamu idtirara al-ibad ó mọ̀ necessity àwọn ẹrú fawqa kulli darura tó ju gbogbo necessity lọ ila ma'rifati ar-rasul ní pípé kí wọ́n mọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá wa ma jaa bihi àtàwọn nǹkan tó bá mú wa tasdiqihi àti ìtẹ̀lé níbi àwọn kan tó bá pàṣẹ rẹ̀ fa innahu la sabila ila sa'ada kò sí ọ̀nà lọ sí bí oríire wal falah àti ìrìnjẹ́ la fi dunya wa la fi al-akhirah láyé ni o abilal qiyama illa ala aidir illa ala aidir rusul àyàfi láti ọwọ́ àwọn òjíṣẹ́ wala sabila ila kò sí ọ̀nà láti ma nǹkan tó dáa àti nǹkan tó dọ̀tí ala lẹ́kùnrẹ́rẹ́ illa min jihatihim àyàfi látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wala yunalu ridha Allah èyàn lè rí àánú Ọlọ́run Ọba so èyàn lè rí ìyọ́nú Ọlọ́run Ọba albatta láyéláyé illa ala aidihim àyàfi látọ̀wọ́ wọn fi zumrati ṣùgbọ́n kẹ́nà wọ́n ni fàtọ́yìbù mínal àmàl in tó dá nínú àwọn ṣẹ́ wal aqwal àti nínú ọ̀rọ̀ wal akhlaq àti nínú ìwà so wọ́n ni a wal aqwal wal akhlaq wọ́n ni èyí tó dá nínú wà àtàwọn ọ̀rọ̀ àti ìwà dáadáa laysa illa kò sí àfi níbi ọ̀nà wọn wà ma ja'u bihi wọ́n ni fahuwa mizanu ar wọ́n ní annabi sallallahu alaihi wasallam ni òṣùwọ̀n tó dájú alladhi fahuwa almizanu rajih ala aqwalihim wa a'malihim wa akhlaqihim so tó yí pé ọ̀rọ̀ wọn àti iṣẹ́ wọn àti dáadáa wọn tuzan tí ó fi man wọn tuzanul aqwal wal akhlaq wal a'mal wa bi mutaba'atihi yatamayyazu ahli alhuda min ahli ad-dalal ibi ìtẹ̀lé annabi sallallahu ìníbùkátà sí wọn ó gagan min darurati al-badani ila ruhihi ju bí ara ṣe nídìí ẹ̀mí gẹ̀rọ wal ayni ila nuriha àti bí ojú ṣe nídìí ìmọ́lẹ̀ rẹ̀ lọ wa ruhi ila hayatiha wani fa ayyu daruratin wa hajatin furidat wani fa daruratu al-abdi wa tí ìmọ̀nà rẹ̀ bá ti pamọ́ sí ọ wà máa já àbíhì àti ká tó mú wá tọ́rfàtà àyìn fún ìtí àfi ma ṣẹ́jú lásán ẹni tó sì pé tí ìmọ̀nà rẹ̀ tó bá fi pamọ́ sí ọ fún nǹkan tí àfi ma ṣẹ́jú lásán wọ́n ni fásádà kọlbùk ọkàn ó sì bàjẹ́ wọ́n ni wà tó sì táyẹyàn wọ́n ni fàhálù l'ábìdì inda mufaraqati qalbihi wọ́n ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìṣesí ẹrú nígbàtí ọkàn rẹ̀ tó bá fi ilẹ̀ lima jaa bihi rusul nǹkan táwọn òjíṣẹ́ bá mú wá ka àbẹ́lẹ̀kọ́ yíwa mú ní wá pé wà má lè jùrùhìn bí méjì tí ìlàmù àbẹ́lẹ̀kọ́ yí ma mú wágan ọmọ mú wágan ní àwọn tíra wágan so wà ní àdáwò dáwà ó wà ní tíra wọn tó pọ̀ gan pé wà má lè jùrùhìn bí méjì tí ìlàmù wọ́n ni wà ìdàkánà sàádà tó ó so papọ̀ mọ́ ìlànà nabi sallallahu alaihi wasallam ni wọ́n ní fayajibu ala kulli man nasaha nafsahu ó pọn dandan lórí gbogbo ẹni tó bá wà sincere pẹ̀lú ara rẹ̀ wa ahabba najataha tó sì nífẹ̀ẹ́ lílà rẹ̀ wa sa'adataha àtórí rẹ̀ an tí ó fi kúrò níbi àwọn tí ó mọ̀ ń parẹ̀ ويدخل به في عداد أتباعه tí ó fi wá wọnú àwọn òǹkà àwọn tí wọ́n tẹ̀lé wa shi'atihi àti ìjọ rẹ̀ wa hizbihi àti àwọn ìjọ rẹ̀ wọ́n ni wa nasu fi hadha wọ́n ni àwọn èèyàn níbi pé kan ma síra nabi gbogbo àwọn tán àwọn tán orísìírísìí tán kílùkọ́ rẹ̀ kíbò jí máa tẹ̀lé ànábì kílùkọ́ rẹ̀ aláǹtakùn gbogbo tó mọ́nìyàn so wọ́n ni wọ́n mustakfirin àtẹ́ntí ó sì pé òun pọ̀m̀bẹ̀ wà mahrum àtẹ́ntí ó sì ma ń parí rárá wọ́n ni walfadlu bi yadillahi yu'tihi man yasha wallahu dhul fadlil azim so kò jẹ́ kó sí jẹ́ báyìí آه، إن شاء الله تعالى نكتفي بهذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبيل واحد نعم سبحانك وحمدك وشهد الله إلا إلا أنت أستغفرك وأتوب إليك نعم نعم kò sí ìgbà tẹ́yìn ò lè wo kò sígbà tí ìlòwò in tó kàn wà nípa àwọn tíra Ibn al-Qayyim ni pé tẹ́yìn ò bá ti ma yúzi ma ìmọ̀ katira dada ìsáàbù lè báyàn so tẹ́yìn ò bá ti yúzi ma ìmọ̀ katira dada pé ó ti ma ń katira tẹ́lẹ̀ yóò katira tí ó sì rí pòun parí tíra yẹn yóò tún kami yóò tún kami so àti pé kíyàn ti yúzi ma àwọn uslubu Ibn al-Qayyim gẹn so yálà kí ìsáàbù báyàn àbí kí èyàn máa wà distracted gan torí pé àwọn wàsáì lóga tó wà ń bẹ pọ̀ gan so ó pọ̀ gan ó pọ̀ gan so àwọn masáì lè tafsiri tó wà ń bẹ pọ̀ gan ẹ máa wo Ibn Qayyim ó parí muqaddimah dá ìparí rẹ̀ báyìí ó sì bọ́ sí bí ọ̀rọ̀ tafsiri pé hasbukallahu wa so ó wá lọ kó ọ̀rọ̀ mẹ́rin wá ó ní ọ̀rọ̀ mẹ́rin ló wà lórí ẹ̀ ó tún parí eléyìí

so àti pé in tó mọ́ ń parẹ̀ ok kí ní tó ronú lọ bí tẹ́lẹ̀ so àwọn nǹkan tó wà fún nìyàn so ní tó fi dá nìyàn pé tí èyàn bá tó bá ikú pé èyàn ti ka àwọn nǹkan mí èyàn ti tún wá ní èyàn ti ṣe ìhátọ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ mọ̀kútásọ̀ nínú ayé Ànábì sallallahu the end ìyẹn lè máa sàǹfà níbẹ̀ but ala kulli hal tọ́lìbìnrin lè máa sàǹfà níbẹ̀ gbogbo wà so ìyẹn lè so torí pé mọ̀rọ̀ tábà ní hadiwu nípa nǹkan báyìí hadiwu nípa nǹkan báyìí so yẹn lè lọ́mọ kàwọn yẹn lè lọ́mọ kàwọn báyìí so wallahu a'lam wọ́n tó zákun lọ kẹ́yìn so kò jẹ́ fúsí jẹ́ sọ hàn kọ̀hàn dìkà ṣọ́rọ̀ an